الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفون الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم إليتي أصنيع رأي إن شاء الله òun náà ni àwọn àǹfàní léyìí tí àríbí kọkalẹ̀ lánàá níbi ìbánisọ̀rọ̀ Sheikh Abu Faisal Yusuf al-Mabruni habibullahu ta'ala tí ó ní ìrọ̀lẹ́ ni wọ́n bá sọ̀rọ̀ láti Morocco inṣáàlá adé inṣáàlá ìfún wa nínú àwọn nípa àwọn ẹ̀kọ́ àti àwọn sunan tí ń bẹ fún al-Eid so eni ni 28 of Ramadan títí 1447 hijri so ìtumọ̀ ní pé ọ̀la ni 29th of Ramadan kolon kó sọ wájú ìgbà náà lọ tí ọ̀la bá jẹ́ 29th of Ramadan <clears throat> in tó bá súnnà Ànábì Muhammad musallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá ṣe máa ń pariwo bá ṣe máa ń ṣàlàyé eléyìí dẹ̀ ní fún gbogbo oṣù ní bá ń gbogbo oṣù fún anáníyàwó ohun tó bá ti dé ọlá kíyàn má sọ pé ọlá ní 29 that is eh, Wednesday okay <clears throat> ó possibilities méjì ló wà báyìí ayídà kó jẹ́ pé Thursday lọ́dún àbí kó jẹ́ Friday ayídà kó jẹ́ pé Thursday lọ́dún àbí kó jẹ́ Friday bí bó sì gbọ́dọ̀ wà lẹ́mì mùsùlùmí báyìí nú bó sì gbọ́dọ̀ wà lẹ́mì rẹ̀ báyìí bá ṣe ń sọ̀rọ̀ yìí náà ó gbọ́dọ̀ tí níjọ́ kan lẹ́mì pé Friday ni ọgbọ̀n ni àbí 29 so thursday lọ́dún àbí èmi o thursday lè mímú tèmi ìwọlẹ̀ wa mú friday o abadan ìfọ́gímọ́ súnnà nígbà muhammad sallallahu alaihi wasallam ìgbógun jẹ ìsìn ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe so tó bá friday lọ́dún tó bá jẹ́ thursday lọ́dún fàbíhá tó bá jẹ́ friday náà ni fàbí hawa ní ìmọ̀tí tó bá jẹ́ friday kò wá àfẹ́tì wa tó bá jẹ́ kí bí àwọn kan tàláwọn ti mú kalẹ̀ wọ́n ni sì bá sọ fún yín sì bí friday náà láti sọ fún yín pé yóò jọdún tẹ́lẹ̀ náà imam ahmad rahimahullah wọ́n sọ kíní kan sunna ipé ibi usulu sunna wọ́n ní pé tẹ́nìkan bá gba ọ̀nà bídá tó bá sunna kò mí sunna lẹ́ni ẹ̀ kò mí ìpọ́n sunna o kódà yóò jẹ ìyà bídá ṣe báyìí àrí wà in asọ́ọ̀bà sunna mathalan kẹ́nìkan lọ fi ọ̀nà filosofi olóhun orí ọ̀nà Qur'an àti sunna ó wá lórí ọ̀nà filosofi ó fi ń ṣe ó fi ń fi àwọn orúkọ ọlọ́run àti ìròyìn ọlọ́run ilẹ̀ ìpẹ̀ ẹ̀nà òun ò fi Qur'an àti sunna wo bọ̀tàbá ní káwo filosofi àbíkáwo astronomy àbíkáwo ó wá wá kí ní pálapàla kan wá ní so látara bẹ́ẹ̀

náà àkọ́kọ́ nínú tí wọ́n mẹ́ṣẹ̀ ní àwọn ẹ̀kọ́ tá mújú tó níjọ́ Eid níjọ́ tó bá jẹ́ ọjọ́ Eid àídàkú jẹ́ ọ̀túnla ilé tí ń ṣe ìjọ́ alamisi yọmù khamis àbíkó jẹ́ jọ jùmá náà pé yọm alìjùmá aláwọ̀kọ́ ni alìbìtìsáàl oní ẹni kíyàn wẹ̀ ní àárọ̀ ọjọ́ Eid kíyàn wẹ̀ àwọn tó bá jẹ́ ọkùnrin kíyàn lo kíyàn lo pef obìnrin ò ń lo pef jáde kò tọ́ haram ni so haram o ni anẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam o ni wọ́n pè gẹ́gẹ́ bí ẹni kí èyàn wọ aṣọ tí bá fi ń dájú nínú aṣọ yìí kì í ṣe dandan kó jẹ́ aṣọ tuntun bọ̀yà aṣọ tí bá fi ń dájú pé aṣọ tí mo ní tó dájú náà ni àmì tó bá láǹfàní àti ọ̀rọ̀ aṣọ tuntun náà òun náà yóò rà nínú kí ẹ jẹ ní wítúrù anẹ́bí sallallahu alaihi wasallam wọ́n ma ń jẹ ẹyọ̀kan mẹ́ta márùn-ún méje wọ́n jẹ ní wítúrù wọ́n mú ní odd number naam so ẹlẹ́ẹ̀kẹta oní alùgbòdówó mubakiran oní kí ẹ tètè jáde ila musalla liyudrika as-sala kí ẹ tètè jáde láàárọ̀ kùtùkùtù kí ẹ lè bà báyàn kódà sẹ́gbẹ̀lẹ́gbà tí ohun tóun bá ti èrìtáfà tóun bá ti wá síta díẹ̀ kọ́ ìdà ọmọ ní tí ó jú bí ó ní ọkọ̀ kékeré kàtàwọn lábá ma ń lò tàbí ní ọrọ̀mà so ìtúwẹ́ pé tóòrùn bá ti jáde èyàn kí ń ṣe ìjọsìn tóòrùn bá ti jáde kí ẹ má ṣe kí ẹ má kírun afan kí ẹ má kírun asọ́lá asujud ìdínú pé gbàyẹ̀ làwọn tó ma ń sin oòrùn náà gbàyẹ̀ ma ń forí kalẹ̀ fún oòrùn so kó má dàpọ̀ mọ́ ti wọn so tóòrùn bá ti wá jáde díẹ̀ ìyẹn lè wá ṣe ìjọsìn àti gbàyẹ̀ ni ìyẹn ti lè kí kódà the earlier the better ni the earlier the better ló jẹ́ pé pẹ̀lú ìrẹ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so a kí ìrìn rí ní pipeline ní masjid tí a ń kọ́lọ́ bẹ̀ inṣáàlá so ago mẹ́jọ sí ní wọ́n fi sí inṣáàlá kọ́lọ̀ jẹ́ kí ó ọ̀rùn fẹ́ nìkọ̀kan wa tó bá ṣe earlier sí náà ló ṣe better mm, ló ṣe dá náà so kí wá tètè jíjáde kò kí ń ṣe dẹ́rẹ́ káwọn pé táwọn ní fẹ́ kí wọn 8 up 7:30 lásìwà yìí náà kí wọ́n jọ dìbí 7:50 kí wọ́n máa rush

àfi tó bá jẹ́ pé à ibi jìnà o ẹjẹ́ agbé mọ́tò lọ jẹ́ẹ̀jẹ́ bó tó bá jẹ́ kí ibi tí ó jìnà èyàn súnmọ́ bí ibi rídì ni àbí kódà kó yẹ kí bí yíò súnmọ́ bọ̀ kò níra èyàn lè rìn lọ téèyàn bá pọ̀ torí nínú ìdí nítorí a mention rẹ̀ òkè kí n fẹ́ kan sọ́pọ̀ báyìí tí débẹ̀ bọ̀ kí wá kíyàn jọ gbàbì kan lọ rí kíyàn agbàbì kejì wa wọ́n ní kí ni dí wọ́n nínú tánfà mẹ́rinṣà ní wípé ìfihàn àwọn kèfèrí nípa bí o ń kàwà mùsùlùmí bó ṣe pọ̀ tó ìjẹ́ ká mọ̀ pé à owó kọ́dà gbogbo ìgboro kún gan lé ní o àmá àwọn àti láǹfààní àti ibi tẹ̀lé kíni súnnà yẹmá fúkálù gbátà wà ládùgbò gbogbo mùsùlùmí yóò ti gádà jọ sí orí bí báyìí àwọn àgbé afẹ́ lọ kí ọ̀nà ẹ̀yìn báyìí gbogbo àjọ gbábí lọ like tens of thousands èyí wà gbábẹ̀rẹ̀ padà wá oníkálùkù wá oníkálùkù ma padà lọ sílẹ̀ idharon li quwwati lil muslimin annabi sallallahu alaihi wa sallam ó dẹ̀ mọ́n sí kí ní ẹgbẹ̀ yìí tí ìbá ma fi ṣe irghamu unufi al-mushrikin wal kafirin àwọn kan tó kí ẹmọ mọ́ fi gbọ́ àwọn èèyàn lẹ́nu pé ṣe ti rí báyìí ìsin tó ṣe Ànábì sallallahu alaihi wasallam nígbàtí wọ́n lọ fún tán lọ fún Umrah níbi tí àwọn kìfì rí ó gbà kí wọ́n wọlé tẹ́fì ṣe Sulhu Hudaybiyah àwọn tó bá dọdún tí ń bọ̀ kan wá àwọn onígbà lọ́dún yìí tí ń so gbogbo wọn wá kò Mọ́kà wọn bọ́ síbi àwọn àpáta tó tọrọ kiri ká hajj Ànábì mọ̀ pé ibi tí wọ́n dúró sí nìyẹn wọ́n wà fẹ́ dúó wọ́n fẹ́ máa fi àwọn mùsùlùmí ṣe yẹ̀yẹ́ ní pé àwọn tán ti ń rìn bọ̀ láti òdìdí Mọ̀dínà tán ti ń bọ̀ wá yóò ti rẹ̀ wọ́n ṣùgbọ́n mùsùlùmí wà mọ́ ṣe tàwáfù báyìí wọ́n mọ́ ṣe báyìí pé ah, wọ́n mọ́ fún ṣe ẹkẹ́ ẹwù wọn àní pé ara ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ fi lílẹ̀ ẹ gbọ́dọ̀ fi hàn kódà àwọn ló fi fa pé mẹ́ta nínú ṣáútù ìṣe tàwáfù mẹ́ta àkọ́kọ́ táwọn kọ yí tó bá ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ hajjáwùl aswad yíyí lọ àkọ́kọ́ yíyílò ẹ̀kejì yíyílò ẹ̀kẹta àníbi ní kí èyàn jọ́gì ẹ̀ ní rìn ẹ̀tún wá sí àdìtìbá ẹfi bí yẹn hàn ẹ mú aṣọ yí aṣọ ẹ̀pásọ méjì ní aṣọ haron haron haron ẹ mú kan ẹ wò láti bí okùn báyìí ẹ wá mú kejì fi bo òkè báyìí àrí àníbà ní ara ẹ wá yọ bí ọwọ́ ẹ wá sọ lé sí ìjìká bí àwọn tó bí tí ó wà ní ibi ọ̀tún ni wọ́n wà ẹ jẹ́ kí ibi tó kọjú sí Kaaba kó wà covered ibi tí ó kọjú sí Kaaba kó wà opened kan lè bà rí quwwatu jasadil muslimin ó mọ́ ìṣẹ̀lẹ̀ gan àwọn kò fàájú wọn wà wọ́n wò pé ah, àwọn ń bọ̀ straight by oníkálù pẹ̀lú pẹ̀lú ẹ̀yìn sóràtù àṣírí ni kí ní ẹ̀tún wíkì náwọn kèfèrí sí pé a ah, bọ̀ tó má bí pé wọ́n kàn rìn báyìí wọ́n kàn wọ́n lọ́kọ̀ báyìí mí ṣubú bẹ́ẹ̀ni mí dánù pé ọ̀rí wọn kódà ní pé ẹ̀yà sáré pa wọn kí ní dánù jarí ẹ̀yà sílù wọn kásáré pa wọn dánù tá hẹ́ndì Islam rẹ̀ lè bọ́ rí pé àwọn kí ní yóò sí fọwọ́kàn báyìí wọn ló fi mọ́ jẹ́ pé lójú ọ̀nà ẹ̀sẹ̀ Islam aṣ-ṣajā'atu matlūbah kíyàn ní akíkanjú in tó wà required ojo ṣe ṣẹ́sẹ̀ kò ṣe ṣe sunnah yóò strong all láti kanjú ní pé ìbónáná wà ẹjá lọ kì sí kẹ̀kẹ́ kí ní rẹ̀sí ẹ̀gùn kó bà wọn pé e ṣe ìbáyìn àbí náà so nínú rẹ̀ ni at-takbir yawm al-eid wọn kí a máa ṣe at-takbir kí dẹ̀ ní sí ọ̀rọ̀ at yẹn o allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallahu allahu akbar walillahil hamd eléyìí ni tekbir ìgbọ́lọ̀ ọba tóbi tí yíò máa ṣe àwọn àfáà mi sọ pé tó bá ti di tán bá ti rí oṣù lẹ́yìn ìgbà tí oòrùn bá ti wọ̀ ká ní pé ọ̀la ni 29th of Ramadan wọ́n wá rí oṣù ní wọ́n ti wá announce fún pé ọ̀túnla yes ọ̀túnla lọ́dún àti alẹ́ yẹn ni yóò ti máa ṣe tekbir títí tí ó fi wọ táìmù tẹ́yìn òkè ìdìtán ṣe báyìí àbí tó bá jẹ́ títí ọdún léyà ni èyí ó ti bẹ̀rẹ̀ láti alẹ́ tí tí ó fi di alẹ́jọ́ àràfá ni ó ti bẹ̀rẹ̀ alẹ́jọ́ àràfá tí ó jẹ mọ́júmọ́ ọjọ́ ọdún léyá èyí ó bẹ̀rẹ̀ túrọ̀ tó gba àwọn àyàmùlùbí tí ó fi di táìmù ìgbà tí oòrùn bá wọ̀ ní ọjọ́ kẹyìn ní ìjọ ìkẹyìn àyàm eh, sorry àyàmù tashriq afan now ilé tún ṣe um 11 12 and 13 of Dhul Hijjah nínú ẹni is ok àti mílì lẹ́ẹ̀kan pé alùgbòdówò min tọ̀ríkì ni wà wòjò rí min tọ̀ríkì kágbàbì kan lọ kágbàbì gbìyìn wá àdẹ̀ tí mú hikima tó wà ń bíbẹ̀ wá ó tún ní ẹjíkì tó fún wa ní nǹkan méjì sí example méjì tó mọ́ tọ́ka lórí pé àwọn àgbà mẹ́wàá tó pé ìzháàrù ìfì àwọn kẹ́kọ̀ọ́ kan hàn láti lè fi kápá aburú àwọn kòfàr anábì sallallahu alaihi wasallam tí wọ́n bá jòkó mi níbi kí n fẹ́ sallallahu alaihi wasallam kọ́lá tánà ìbá ń bà níbi ìfẹ́ kama jìdí fáwọn Anas bin Malik radiyallahu anhu wọ́n ni pé wọ́n ni pé Ànábì sallallahu alaihi wasallam àwọn nífẹ̀ẹ́ sí jù àmọ́ tí bá ń bọ̀ àwọn ilé dìde fún àwọn bàbá dé o aláwọ̀ àṣà pàlàpàlà ni kí ni aláwọ̀ àṣà lánìí wọ́n ni àwọn níbi kó ìrà rẹ̀ kí ló tẹ́ dìde fún mi ó padà bá débi pé Muawiya kí náà ń pè gbàtàwọn sọ̀hábà kan wọlítọ̀ Muawiya àwọn ká àdíkì pé ànábì àwọn gbọ́ta ànábì sọ sọ́lọ̀ sọ́n pé ẹni tó bá nífẹ̀ẹ́ káwọn yẹn máa dúró fún falyatabawwa maq'adahu minan nar ẹni yóò mú bí tó bá fẹ́ wọ̀nù náà ni ọ̀rọ̀kún ó wọ̀nù sí ilẹ̀ mọ̀ ní ó sọ pé bí mo fẹ́ wọ̀nù kó tètè mú ayé rẹ̀ kalẹ̀ nínú náà ni tó bá nífẹ̀ẹ́ káwọn yẹn máa dúró fún ọ ìjìlá kama gbàtọ́ àti kẹsàrí ma dúró kéif man ant ta ni wọ́gẹ́ ká tó aṣọ kíyàn ma pẹ orí àbá ọ̀pẹ́ yìí tó ti burú já ìbáyà rí ọ̀tún àti orí bá fún ọmọ ẹ̀dá ẹ̀dá èyàn bí ti ẹ abadan kò tọ́ bẹ́ẹ̀ so àníjò kí ń fẹ́ kí ní ẹ amúmúláwọn mọ̀wátìnù kan àti gẹ́gẹ́bẹ̀ náà ni ìrìn gbéraga àbúmọ́ láwọn bòmí tó ṣe pé ìjọ kan wà tí ìkanú àwọn emiskis àwọn kùfàr wà bá nẹ́bí sallallahu alaihi wasallam ìkanú àwọn sàhábà wá dú sẹ́yìn àdẹ́rí báyìí pẹ̀lú ìdàbá yẹn wá dú sàwọn fẹ́ ní pé níwọ̀n àmọ̀ wá tí ìyẹn tó bá jójú ogun àwọn kẹkọ̀ọ́ kan wà tó kó mọ́ sí kíni ó mọ́ ń tọ́ báyìí ó wá súnmọ́ wọn wá bọ́sá bí ọwọ́ àárín ó wá ń rìn gbígbàgbà wájú báyìí ó wá ń rìn lọ́wọ́ àárín bọ̀ inú wọn bí wọn pé à talílé yìí àníbí wọn wó lọ kànẹ́bì ní pé hadha mashiyu yakrahu Allah illa fi hadha al-mawtin irú ìtẹ́ni rìn ìnitọ́lọ́run ò fẹ́ ni o àyàfi irú ayé yìí ayé pé fi bí àwọn kò fà nínú o ń jó wọn yóò jó yí náà nínú nítorí yuriduna an yutfi'u nura Allahi bi afwahihim wọ́n fẹ́ ọrọ̀ bí àwọn ti ẹnu táwọn fi ń sọ ìsọkúsọ káàkiri ẹ̀mọ́ bí ó ti paná ọlọ́wọ́ báyìí èyí wà fi hàn pé iná wọn ò kú o wàlá iná ọlọ́wọ́ bá yí ń jó yóò dẹ̀ mọ́ jùlọ insha Allah subhanahu wa ta'ala ma baqiyatis samawati wal ardh ẹlẹ́ẹ̀keje nínú ẹ̀ ni pé an takuna salatu fil musalla illa li ahli Makkah wọ́n ni pé kó jẹ́ pé yìí rọ kí mi ní musalla àyàfi fún àtúbáwà ní Makkah àtúbájá àwọn ará masjidul haram náà ni musalla tàti kí àmá tó bá sí ní Mákà kí wọ́n lọ sí musalla dó àwọn afá ṣàlàyé pé tí ó rúgbà wà èyàn lè kínú mọ́ṣálásí náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé èyàn lè kírun sókù láàrin náà nínú mọ́ṣálásí tí ó bá sílá sí ẹgbẹ́ ọdún mọ́ṣálásí ya ẹ̀tẹ̀ sí ẹkírun sí lára kẹlẹ̀ gbéjáde padà tí ó bá yìn àbí tí ó lè kírun ìdínà mọ́ṣálásí so tí ó bá rẹ̀ mọ̀dúbá kí mọ́ṣálásí kí ẹ má bilé mu wọn pé kí ní kò sí tó ṣe tí ó tó bá ní rúdó láti kí nínú mọ́ṣálásí in tó wá bá súnnà mú tíyàn bá ti dé Eid tíyàn bá ti dé tíyàn ti kírun o ní kíyàn jòkó èyàn gbọ́dọ̀ sí náfílà o kò sí náfílà before Eid kò dẹ̀ sí náfílà lẹ́yìn Eid létí ọkọ̀ a máa yìn àwọn náfílà bí náfílà òwúrẹ̀ ní tẹ́lómí yọkù yọ complete yókù ní ìjọ Eid àbúmọ́sí náà send the audio kan mi ò bí àwọn ìyá yókù gbọ́ tán wọn náfílà mélòó náà ń pè náà kúlú Allahu 100 lórí rákà kan ìyìn lérí tó sí báyìí tó bá lè bá ń kó bá ń wó kúlú Allahu 100 kíníkan kíníkan wọ́n sàn pé 400 kíníkan 300 ẹwù kan báyìí tó bá jáde ìsì ló gbówá wà lẹ́wọ̀n ní sí ah! ṣe rí sí kíní ẹ̀ wa ṣẹ́rí kíní ẹ̀ ò ti díbi pé takébíá ẹ̀sìn ló gbé kíní ẹ̀ wá yóò ti le jù bò tó bẹ́ kí bí á wéèrè kan ló gbé wá kò yóò yìí sí àbọ́ta ọlọ́run ó lè jẹ́ kéfèrí kan lóhun wọn àmọ́ ó ti le jù ẹ̀yìn oṣù náà ti halakal mutanatiun àwọn oníkọjá àlà Ànábì ni wọ́n ti pa wọn àwọn tó bá ma go beyond bounds àwọn tó ma ń kọjá àlà tó ma ń kọjá àyè gbogbo tó bá ń ṣe wọ́n ti pa wọn tàrọ̀wí ni súnnà gbówá yóò ẹlùmí ò ní kí tàrọ̀wí rẹ̀ wàláhì kò ní kí ok ẹfílẹ̀mù kò ní kí tàrọ̀wí ara àbẹ́lùmí kúkàn kí má ti kí dẹ̀ lọ́kún sálọ ẹ́ àmọ́ yìí tán wọ́n ohun tán wọ́n ohun tán wọ́n fún ohun ó ní agbára gan ká jí lóru tahajjud tí islam gbé wá ọ wọ́n ní dìde kí àmọ́ ká lọ síbi ìṣòwòrú ká gbé omi 25 litres sórí ká mọ́ òwú lọ gbọngbọn lóru àwọn yóò ṣe èyí tó le tí súnà mú àlàyé yóò fẹ́ ṣe èyí tó wá easy tí súnà ní a ṣe tó wà very very easy tí ò nira tí ó tọ́kọ́dọ̀ tún ní sanwó a ah, téyàn ní sanwó téyàn ní sí wàhálà pẹ̀lú kò sẹ́lbọ̀dì tí ó sì rìn ẹjí ká sọ́ra ẹwọ àwọn ṣe hajj táwọn ìbá débi ti hajj àwọn èèyàn mọ̀ lọ sí ẹgbẹ́ àyẹ̀ púpọ̀ náà tán lọ sí Mẹ́kà tán ní kíní tourism láyẹ̀ lọ sí alọ́mọ̀lú ni ìsẹ̀ hajj ní kíní tẹ́bá sọ fún pé tẹ́m a ṣe ní tó rí pọ́n wọn ó mú gbà wọn ni ọ̀ àwọn yóò lọ jù kó time to gbogbo ọdẹ gbogbo ẹ̀rẹ̀ lóní time time lẹ́sì ilé time lẹ́sì mi ò lè lọ́wọ́ kó dẹ̀ lómi ìgọ́ pàdé bí kan yìí sí mọ́ wà láì ti pọ̀jù kí ló dé kò súnmọ̀ pé èyàn gbọ́dọ̀ máa stop iṣẹ́ hajj bàbá lẹ́ẹ̀ṣẹ̀ tó ní agbára ni <laughs> tó bá mọ̀ ọ́ iṣẹ́ hajj ṣe pé ah ìṣe mọ́ tó bá dọdún tí ń bọ̀ ìwà kan ti láyé ọ parí ẹ̀ so yóò níwá lára tó bá jẹ́ sí ló gbé wá fún wa àmọ́ tí ìbá kí ń ṣe ẹ̀sìn ló gbé wá fún wa yóò wá rọrùn ibi tẹ́ ti fura pé kí ló tó pọ́n mọ́ fi ń rọrùn ṣe ìtọ́nù ni ẹ ẹlòmí ò ìjọ tẹ́lòmí ti ṣe Kùránì kẹ́yìn àwọn ní agbára àmọ́ wọn dìdìní táàfà ma ń sà fún wọn ní yà sàlátùn kò lè mísẹ̀ gbogbo ìsàkúsà ìjẹkújẹ táàfà ma ń sà fún wọn kò lè mísì rẹ̀ láyé àmì ti mẹ́nìkan mo mọ̀ yá kan gbà ní kò wallahi kánàtì látùsọ̀lì winkirun àmọ́ náfílà nasfat níjọ sunday wọ́n èmì ìsẹ̀ ọkọ̀mọ̀ yẹ náfílà nasfat àwọn ní náfílà wọ̀lẹ́ ìjọ sunday wọ́n ní náfílà tán institute fúnra wọn tí wọ́n lọ ma yẹn wọ́n ma kọjú ní pé mú ti létí náfílà ìrún ọ̀rẹ́ èyàn tí islam ní a kí ẹ̀ kí náfílà tán hún nasfat lẹ́ ń fún ṣẹ́rí kò ní dákó jẹ́ pé yamal kìyàmà látò wá mọ̀ wípé àsán ti tàn wá kátètè ma mọ̀kálì látàyé wọ́n ti tàn wá o wọ́n ti fi wọ́n ti fi wọ́n ti ṣe wá gan wọ́n ti ṣe wá pa yàtọ̀ sí ìtàn sọ́lá tó ní torchlight yun bójú ti rí mègì àmúlùmí tí ẹ̀ tí àwọn obìnrin náà pọ́lọ̀ bìbá ń bẹ̀ báyìí àfáyẹnsá ń sọ ó ní ká máa sọ kíní kan ní ti gbàgbé Allahu mustaan so ẹ jẹ́ ká ṣọ́ra ẹ so tẹ́yìn bá ti dé rí jòkó kalẹ̀ intadhir al-imam ẹ máa retí imam kó dé ṣe báyìí àbí tọ́ nínú ẹni istihbabu khuruji al-nisa'i ila al-musalla yawm al-eid wọ́n ni kódà ẹjá ṣe bẹ́ẹ̀ in tó ẹka ṣe ni ó dagẹ́ káwọn obìnrin kí wọ́n tẹ̀lé wa lọ ìdí débi pa Nabi sallallahu alaihi wasallam sọ wípé gẹ́gbẹ́sà níbi àdíṣẹ́ ìrìnmọ̀ àti ìyá wípé Ànábì sallallahu wọ́n ma ń pa wá láṣẹ bí ká ìdí jilbab Ànábì wa ní pé kí ìkannú àwọn obìnrin nítorí ìtún ẹni páwọn obìnrin na ma ń wà ó wá láwọn obìnrin jilbab táwọn tí ẹwọ̀ jáde wọ́n ní kí ọmọ kó kó fún ní jilbab tí ó wọ̀ jáde ìjọ ìdí tó ẹka jáde ká lọ sí jọdún ká lọ sí káwọn obìnrin lọ àwọn àfáwà sí fàtíwá fún wọn pé wọn gbọdọ̀ lọ kán wà ní obìnrin ma ń wà ní ọ̀nà normal day tí ọkọ̀bìnrin wà ní wọn ní ká jáde bí pé ṣẹ́gí bí pẹ́lú mi ma ń wò pé ẹ̀dàkùn ta ló ní á sílé ọlọ́run àtànẹ́bì ọlọ́run àtànẹ́bì ló sọ ilé yàbí ẹ̀ à ní sí ìwé ti à ní sí ṣẹ́gí ilé làwọn ma ṣe àṣàlátù olà nábì ní a ṣe ṣàlátù Ibrahimiyya mẹ́rin àbí ọkọ̀ àwọn èèyàn láàṣe ṣàlátù fàátí láàmà ṣe tó ń tó bá nábì o mọ́ tán pé ṣàlátù fàátí o ìtumẹ́ kí tó bá díyàmà kìyàmà anábì o pé ẹ́ kí náà pé ṣe ẹ̀sìn tí mo mú wà bí mi bóyá padà lánàbì mi alẹ́lòmí intẹ́lòmí fi ń sin lọ́wọ́ ọba ìkẹyàn kan tó kù ní pé sọ̀lá nìkan lókù sọ̀lá yẹn gan tún wá ní sọ̀lá yẹn gan ní kò tún ní kí bá nẹ́bí sẹ ní akí náà tẹ́lọ ìbá tún kí náà ń pè ó tún ti kọ́ àwọn bídíà tó pọ̀ sínú sọ́lá ẹ̀ nínú ẹ̀ wọ́n ṣe kí náà ń pè lọ Allahu akbar Allahu akbar Allahu la ilaha illallah la sharika lahu níbo ẹ̀ tún rí òun náà kí bá nẹ́bí ṣe tún sí á ní á tún kí náà àfi kẹtún hun kẹtún bá nǹkan mi wọlé tẹ́ẹ̀bá ti fi ti yín kún kì í tẹ́yìn lọ́rùn bí a kẹsọ́ra ìdà nẹ́bí kẹfẹ̀ kan wá jíṣẹ́ mi fún wa wọ́n tún láwọn nǹkan tátùmọ̀ wíwíwíwíwí lẹ́nu báyìí kẹ́lù tó ṣe tẹ̀kíwá tó lè rọ́m ní báyìí kí ni nàwáìtù nàwáìtù faldọ̀ sàrátù kì níkan ọlọ́run gbà tó pọ̀ ọmọ tó wà nù mi so mo fẹ́ sọ fún ọ n tẹ́ ìrun súbì mo fẹ́ kí o yóò tó wà ní káàkà méjì ló ń fẹ́ kí lẹ́yìn ìmámù bọ́ sọkọ́lọ̀ tán kún mọ́sálásí yẹn náà ó yẹ kọ́ sọ fọ́lọ̀ náà pé àtikọ́lọ̀ tán kún mọ́sálásí ò ní cream color kó náà tó kún sílẹ̀ rẹ̀ white àti iye fánù tó wà ń bẹ àtàdúgbò tó wà àtọ́bà ókọ̀ ọba lúbẹ̀ àtókọ̀ president Nigeria ni kọ́lọ̀ lè bá ma ipé àà in tí mo fẹ́ ṣe nì <laughs> àti gẹ́ẹ̀tì náà kí ni gbogbo ẹ̀sìn Islam ẹmọ́ tó ń dòmìnì àwọn yóò mọ̀ sọ fún yín pé àwọn jòkó ti pọ̀ tí àti àtẹ́ndì jòkó àwọn tọmọ takó súnnà bóyá bọ́dà kan ní jùlẹ̀ yẹn wá lọ síbẹ̀ mami ìdádi kò sí tó ṣe tọ́mọ yín sí àwọn yóò wà bẹ̀rẹ̀ ọgbọ́n ẹlòmí ni afá mo fẹ́ sọ̀rọ̀ lóòtọ́ ìmọ̀lọ́làdí ní ọgbọ́n orí ògbé o ìsì kéwú <laughs> kí lọ ń sọ̀rọ̀ sí lóòtọ́ ìkéwú o bọ́yẹ́ sọ́lá ìkẹ́kẹ́mà ló làdí ní ọgbọ̀n orí òsè kí ní bọ́yí ìsẹ̀yìn lẹ́ẹ̀kéú bọ́kí lẹ́ẹ̀ké ní ìsìn ẹnìkan sọ fún bí mọ́sálásí bí ń bá wa fa wàhálà ó ní mo lè mọ́ mọ́ tó wà gbogbo tó wà nú ẹ̀sìn o àmọ́ mo mọ́ tí ò sí nú rẹ̀ ah látàyìn bá ń ṣe kọ́mẹ́dì ní sẹ́wọ́n kíké bàbá bí wà bẹ́rẹ̀ ọ̀rọ̀ afá nkéú àmọ́ ṣe anẹ́bí ò sọ́nù kùránì rẹ́gbẹ́gbẹ́ sí mọ́ sọ́nù ẹ̀ anẹ́bí sọ́nù kùránì wípé ẹ fi tolúwa fún tolúwa ẹ fi ti késàrì fún késàrì ẹnìkẹ́ ti ń challenge pé ọyà àfá ẹ sọ̀rọ̀ sánẹ́bí ò sọ bẹ́ẹ̀ mọ̀ kàwọ́ pé afẹ́lọfẹ́yàwó ń jọ òní <laughs> ẹ̀bà lọ sí bákanwákà jùmọ̀ kà ní fún yíyàwó mọ́ni ó ní èyà èyà èyà ẹ́ eh, afẹ́ ìdáhùn ah kó mọ́ gbígbé ṣùgbọ́n ìgbé yẹn pàkọ́ sánàbí ò sọ bẹ́ẹ̀ ah wọ́n mọ̀ pé ṣẹ́yìn tó máa fẹ́ ni pé wọ́n máa fẹ́ kọ kẹsọ pé ah yes sir kò correct ha hey kan wá dá wà lálẹ̀ nítàrí mọ́ fẹ́ ah, wọ́n fẹ́ gbódòdó aláti lọ síbì kan rí wọ́n sọ fún wa pé afá ah, ni ah bàbá kọ́dà a ní wọ́n ráyè wá ah ti bí fáǹkì húhúnnà bí ìfìní àálì hínà lọ́lọ́run sọ mọ́ wò pé ẹ̀yìn àálì hínà náà làwà báyìí náà kó àìmọ̀kan àwọn èèyàn wá ń pọ̀ àìmọ̀kan lẹ́nu ẹ́ wọ́n dágbà ẹ́ ọlọ́run máa sánúfà áyà kùránì tó takò ọ́ sí ọmọdọ̀ hínà áálì hínà obìnrin dọ̀míru alìnás àwọn obìnrin ẹ fẹ́ ìyàwó pẹ̀lú ìyọ̀nda àwọn ará ilé ìyàwó ọwá ní ará ilé ọkọ kódà kìí bàbá nìkan gbogbo ará ọkọ ló gbọ́dọ̀ wà nítorí ó ní ó yẹ ẹ sọ̀rọ̀ gbogbo lè ó ti bá bẹ̀rẹ̀ kí àkọ́kọ́ alif bá tààfà àkọ́kọ́ ìrìn náà bẹ̀rún náà ìkánà àmì afẹ́ ma sàlàyé àbúwàfà fẹ́ ma sàlàyé pé ah, tọ̀ nínú kí ó tẹ́yìn àgbàlagbà wọ́n sàfẹ́ ma fi ah, kò yé bàbá yìí náà ipé òun náà ní ipé alì náà ẹ̀yìn tàbá ti rúrù ẹ̀yìn àgbàlagbà báyìí lẹ̀ náà ní àní ara àní ibi ní alì náà ẹmọ́ tó wá gbogbo àwọn ọmọ adẹ́wẹ̀ àfà ní wọ́n ó ní sẹ́rí àfà ẹ̀yìn ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbà táàrí bí i ní àálì iná táàrí tú táwò mọ̀túnmọ̀ rẹ̀ mọ́ ti wá ó sì bẹ̀rẹ̀ sí mọ́ kọ́ wá ń kí ó bẹ̀rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́bẹ̀lẹ́ ń ṣe súnnẹ̀ ẹ farabalẹ̀ kéwú mọ́ bẹ̀ pẹ̀ ọlọ́run sánúfà aláìmọ̀kan ní ń kọ́ wá ń kí ó bẹ̀rẹ̀ ọlọ́run tọ́ ó ní tí òye ni pé ẹ ké lọ rin ẹwà kéwú ẹ̀yìn kà ń kéwú ni ẹ ké lọ rin mo ti gbọ́ ìlọ ìsìbí lọ tí wọ́n ké ló sọ dídàkúdà àtọ́ nké so àwọn èèyàn rí lè fi àìmọ̀kan tó nípa tó burú jáì wọ́n fi sí lọ́wọ́ bá subhanahu wa ta'ala àìmọ̀kan tó ní kálùkù lò níbi iṣẹ́ rẹ̀ ọ̀lọ̀ ìmọ̀kan ibi iṣẹ́ rẹ̀ bọ́bá ń lọ ibi iṣẹ́ ó wọ kóòtù tọ́lọ̀ tí ó gún régé ó ṣe gbogbo ẹ̀ tí ó set tó bá dénú ọ́fíìsì ó ti ní bọ́ ṣe set everything mọ́tò tó ń lò gan ó ní ti gidi ìrún nìkan lọ ní ò gbádùn ní ayé rẹ̀ ìsìn lọ́wọ́ ọba nìkan ló wọ́ gbogbo nǹkan yóò kù mọ́ straight ni kódà ìwọ́gan lọ́mọkùnrin ọtún straight lọ́mọkùnrin àtàbà ti ní kọ sin lọ́wọ́ báyìí ìsìn lọ́wọ́ ó wọ́ náà ni wọ́n kí nìdí kò sásìkò fún aláti ibi kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn Ọlọ́run Ọba subhanahu wa so um so in to to mashuru ni níbi ìrun video joko ò gbọ́dọ̀ so anything i kinan pe ò gbọ́dọ̀ kinan fila keke joko ko ra ma ṣe adkan je ko ma bati elo nínú ẹni pé la yansarifu illa ba'da insirafi al-khatib nínú tó mustahab tó da kakko pọ̀ ni pé al al-khutba mustahab o ní pé kíyàn jòkó tí ma ti kírun tán èyàn sí gbọ́dọ̀ ṣe khutbah kíyàn tó kírun kíyàn wá ní pé ah ẹ̀kẹ́ tí ma lè kírun tán àrùn ní dúó gbọ́ khutbah kíyàn wá kọ́ wá ké khutbah kò tọ́ ọ ṣe khutbah náà tó bá ṣe khutbah tán èyàn kírun rákà méjì èyàn ṣe takbiratul ihram Allahu akbar èyàn ṣe takbir méjì lẹ́yìn takbiratul ihram ni ọkọ̀ sí Allahu akbar èyàn ò yóò dẹ̀ ṣe tẹ̀kbír márùn níbi ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ ni súnánù alkhutba níbi kíyàn ṣe wá fáwọn èèyàn kíyàn sọ̀rọ̀ ìrántí and then kíyàn encourage àwọn èèyàn lórí sọ́dákọ̀ nínú tánàbí mẹ́sẹ̀ débi pé ó ní gbà ọdún kẹtẹpá nẹ́bí ìṣẹ́ khutba a nígbà sọ fáwọn obìnrin yóò bìnrin ẹ̀dá sọ ọlọ́wọ́ bá o níbẹ̀ tó jẹ́ pé wọ́n tó jẹ́ bí gold àbí nǹkan tán fi sọ́rùn tó obìnrin lè wọ gold kò sí tó ṣe obìnrin lè wọ àwọn kìíní ẹ̀ ọkùnrin ni ò lè wọ so àwọn èèyàn dẹ̀ ń yọ ń bẹ̀ wọ́n dẹ̀ fi ń ṣe sọ́dákọ̀ lójú ẹsẹ̀ Allahu bóyá jù ọkùnrin lọ́mí ìmọ̀ àwọn obìnrin ma nífẹ̀ẹ́ gẹ̀gẹ̀ àmì ọlọ́bà kò sí ẹ̀rẹ́fẹ́ ní kọ̀kan wa ó dà pàwọn ọkùnrin ma ní calculation tó pọ̀ jù calculation ti ma ń bá owó pé 500,000 yìí so ẹ́ tún ṣe ti ma náà kọ̀bá yà rí náà bọ̀ ó dágan ó dágan nǹkan tó wà very well encouraged ni látọ̀dọ̀ àwọn ọkùnrin náà nínú rẹ̀ ni pé ó tọ́ka mùsùlùmí ká ma ṣe dùwà fúnra wa níjọ́ náà lọ́hùn taqabbalallahu minna wa minkum ó dága kí ẹmà sọ idukum mubarak takabbalallahu minna wa minkum ó lẹ́nìkan tó jẹ́ former jabatist tí wọ́n ń sọ fún wọn jò ní tó mú ti máa ń sẹ́kí ní ẹgbọ́ tẹ́lẹ̀gbẹ́ ní padà sọpá nke ní ìgbàtán fún wa ní jabatist ẹ gbọ́dọ̀ kíra yín kú ọdún mọ́ púpọ̀ lẹ́sẹ̀ àmọ́ sí ń jọ ọdún ẹkàmọ̀ <laughs> wòrán yínà ẹgbọ́dọ̀ pẹ́ akú ọdún èyàn lè sọ àwọn sọ̀hábà ma ń sọ àwọn tàbí àwọn sálàfù ma ń sọ dáadáa a ma ń ṣe dọ́ bá tọ̀ ìdùkún mubarak takọ́bàlọ́lọ́hù minna wa minkum nam nínú ẹ̀ ní wà like elékẹ́ṣẹ́ kí tó bá wù mí o in tó gbọdọ̀ sí inú rẹ gbọdọ̀ dún ọdún bẹ́ẹ̀ ni kéèké tó bá wù mí kò ní ṣe yambagi lélẹ̀ èyí ó yẹ kínú yẹn dùn jọ ọdún ni ń yẹn pẹ̀lú àbímọ́jú alẹ́jọ́ ọdún yẹn àjàmáwò àti parí ìjàwà kí ni olè bá dùn ní ọjọ́ ọdún so and then wa ìdháàrù sọ̀rọ̀ ó dẹ̀ tọ́ kíyàn ṣe kíyàn fi ìdùnnú hàn kíyàn dẹ̀ ó tọ́ kíyàn ṣe eré pẹ̀lú gbogbo tó bá ti jẹ́ mọ̀bá tí àwọn mọ̀bá tí ò ní bá mọ̀rú àjẹ́ àwọn mọ̀bá gidi so ìtí ẹgbẹ́ kò sí tó ṣe ń jọ ọdún kíyàn kọ́ àmọ́ síbìkan irú inṣáàlá

ìtàwọn yóò fi rántí rẹ̀ nù ẹ̀ rántí ní a tí a bá tètè gẹ́ẹ̀tẹ̀ báyìí ní fi ọmọ yẹn ṣe tààrífò kò dẹ̀ kí ń ṣe gíbà alkọ́dù lè ìsàbí gíbà tí ń fi sí tàtì nínú ẹ̀ ni wà mọ̀hábù rí fún ni ẹni yìí ẹ̀ gẹ́ẹ̀tì wọn ni kò sí tó ṣe kéyàn fi tó bá jẹ́ bí àlébù yẹn ok tán ní fẹ́ ń jọpán ní problem níbi ẹsẹ̀ wọn báyìí ok ok bọ́dà yẹn ok bẹ́ẹ̀ ni kò sí tó sí nítorí kí nìdí àwọn sàhábà máa ń ròyìn wọ́n ni ibn ummi maktoum al'a'ma ìkanú àwọn sàhábà wọ́n fọ́jú tó máa fẹ́ ròyìn wọn torí wọ́n mọ̀ pàwọn náà ní bínú sí ìròyìn yẹn tó máa wọ́n ní kìkín ṣe gíbà pé ah, ah, àbú intention yóò dáwọ ẹ̀wọ̀n tẹ́lẹ̀ bá gbọ́nà yóò nídùn kìkín ṣe gíbà torí èyàn fẹ́ ṣe kíni èyàn fẹ́ mú fẹ́ kẹ mẹni tí mo ń sọ yẹn ní yẹn gẹ́gẹ́ tẹ́ẹ̀bá tí wá gẹ́ẹ̀tì ẹ̀ mú lè fi nǹkan ti lọ ní ni pé ọmọ tí bàbá tí ọmọ rẹ̀ dọ̀tí níjọ ọdún kí ní ẹ̀dẹ̀ ma ń jẹ́ ẹ̀kẹ́ tó ma mo kàn mú ara wọn musulmi náà ní ìpẹ̀rẹ̀ àkódà aláwọn náà ṣe súnnà ó dùn mí gan dóò bí i pé ọbẹ̀ yọ bákanbákan àwọn náà ṣe but àárọ̀ ọjọ́ ọdún àwọn àìkíyàn ti múra tí wọ́n retí fóyá àlọ́ id gbogbo ọmọ sí rìn kiri gbogbo wọn sí rìn dandan gbogbo ọjọ́ bí i pé lálá pọ̀ lójú wọn báyìí pọ́nrẹ́sẹ̀ jí náà ni ní ọwọ́ bí 8 9 mo sọ fún yín mo á ń wò pé ah, inú mi bàjẹ́ náà lá pé a mọ̀ wo tó bá jẹ́ kérésìmesì ni ogún ó ti kọ́ ọmọ lọ báyìí àwọn èèyàn ń kọ́ mọ́ lọ́sọ́dọ̀ fàdà Christmas ni tí wọ́n múra fún wọn àwọn èèyàn ń kọ́ mọ́ lọ síbi New Year New Year karo New Year kìíní kan ẹ̀ ń kọ́ àwọn ọlọ́bẹ̀ náà ọmọ mùsùlùmí lè tí ó tọ́ ẹ̀ ń fi kúfúrú ẹ̀ ń fi ìṣe kèfèrí ẹ̀ fi ń kọ́ àwọn láti kékeré ẹ̀ ń jẹ́ kán mọ́ nífẹ̀ẹ́ ìṣe kèfèrí ìta àfẹ́ kan nífẹ̀ẹ́ òun náà lẹ̀sìn káwọn mẹ́mọ̀ yí pé ẹ̀sìn ẹ̀sìn Islam náà ò sí kí ni kò ní ká má gbádùn kò sí ní ká má ṣe àwọn eré kan náà ti pè ní haram àwọn ìgbádùn kan pé ìgbádùn ní lóòtọ́ àbí àmọ́ ìgbádùn ti máa mú ìbànújẹ́ wá ní Islam ti fagilé fún wa bí ká má ṣe ẹ̀dá kò jẹ́ ká jìnà sí gbogbo tó bá tọ́ kí yàn ṣe ọya ẹ̀kọ́ ẹ̀sìn wá ẹ máa ṣe all series kò sí tó ṣe ẹ máa ṣe kínàpè tẹ́bá lè máa kínàpè archery kò sí tó ṣe nínú mọ́ṣálásí àwọn ọmọ habasha wọ́n ma fi wọ́n ma ṣe swordman wọ́n ma fi dà àti ọkọ̀ wọ́n ma fi já láyọ́ ma fi ń ṣe eré ní mọ́ṣálásí níjọ ọdún àwọn wà ànábì wa gbé àwọn wípé káwọn àwọn fẹ́ gbogbo ṣe ń ṣe ṣe é báyìí àbí so bẹ̀rẹ̀ àfáà ti mú ẹgbẹ́ kò sí tó ṣe káwọn obìnrin kí wọ́n wà bíbí táwọn ọkùnrin bá ń bóyá rú táìmù ọdún wọ́n tún ṣe rúksọ̀ wọ́n tún sí èdè fún àwọn ọmọ kéèkèé obìnrin kan mọ́ lu dúf ọmọ kìníkà ní dúf kìí ṣe bandiri o èyí omi ò tí ẹ rírí <laughs> ó mọ́ ó wà láwọn ilẹ̀ lágbára kọkàn dúf ni wọ́n ṣe rúksọ̀ àwọn ọmọ kéèkèé àwọn kéèkèé kéèkèé obìnrin ẹ lè kó fún wọn tẹ́ bá ní dúf ni o kìí ṣe bẹ̀m̀bẹ́ lọ́lọ́ wá fún àbí kínáǹpẹ̀ àbí sákárà àbí tọ́yẹn tó bá ní dúf fún gbé ọmọ kéèkèé lè máa torí àmọ́ kéèkèé kò sẹ́ni tí ó tẹ̀ ṣe tẹ̀m̀bí sáwọn àwọn ń ṣeré ni ló jẹ́ kígbà tí àbúbákìrí rí àbúbákìrí bínú gba a mazamiru ṣètọ́nù fi bẹ́ ti nàbí anábì wá sọ pé kèkí ṣe mazamiru ṣètọ́nù anígbà ni pé èní ni yawmu eid yawmul farhin so ibá yà bí so wọ́n lè wà ń bì kí wọ́n máa lu kí wọ́n dẹ̀ máa jó láàrin ara wọn láwọn èyí tí ò ní jẹ́ títí irú àwọn onífúsàk àwọn ní àwọn ẹlẹ́ṣẹ̀ gbogbo kí ní ẹ̀dẹ́ wà ń bẹ̀ láwọn àyè yẹn kì í ṣe ìtọ́wà fẹ̀ tí wà kọ́ àwọn nǹkan tí ò sí nínú ẹ̀ tí yóò kò sínú ẹ̀ ẹ jẹ́ ká so ìjọ ọdún ìtumẹ̀ ní pé ìjọ ọdún kò sí tó ṣe kí n lọ sí kí n lè kọ́ àwọn èèyàn family members ẹlọ́kà kiri òkè afẹ́lọ́ra nǹkan báyìí mo fẹ́ lọ́kọ́ yín ṣe yí báyìí àbí gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wá mú àwọn tẹ̀m̀bì hàtò àwọn nǹkan mí tó ẹ kí a fura sí wọ́n ní kákàn nípa àwọn bídà àtàwọn mukhalafat àwọn bídà wà then àwọn in tó jẹ́ bí ẹ̀ṣẹ̀ tó tako eh, Islam táwọn yẹn máa ń ṣe níjọ ọdún Islam yọ ayé rẹ̀lẹ̀ nínú rẹ̀ ni wọ́n nílé dúró ilé ìgbàtán sọ mi ò rí so kíyàn ma ní hirsu ló pé ọ̀la ní ìdí àbí ó ní náfílà kẹta gbọ́dọ̀ ọ̀yàn mọ́júmọ́ ìdí ó dàkùn mọ́ ṣẹ̀dá dánilẹ̀ lára wọn ní pé kò tọ́ pé bí dáàmì àdíf tán ma ń kó tí bẹ́ mọ̀ọ̀dọ́rù ni àwọn èèyàn bí tí wọ́n ní wọ́n hun so àwọn olùmí ìbẹ̀ tán ma ń kí bá kan kódà wọ́n lẹ́lùmí ma ń kí ráka 100 ráka 100 mọ́júmọ́ ọdún ẹ wo bí díàfà in tí ò yẹ kí èèyàn ṣe normally in tó pé tó àá ah, ah. ó ti pọ̀jù àfáwà ti sọ fún àmì gbàmà rí mo ti sọ ilé náà rí wọ́n ní pé wọ́n ní tàbá fẹ́ di wòlí ọjọ́ méje náà ọ́sàlá ìlàhà ìlàlá 12,000 ní gbogbo òru èmi sì nígbà mú ah a'udhu billahi astaghfirullah ìgbà yẹn tẹ̀sùbá kan àti yẹn sí 1,000 lójú tẹ̀sùbá yẹn wallahi mọ́ pé ṣe ń tíra ìkíní owó ni kémi náà di wòlíì mínà fẹ́ dẹni ọlọ́run mọ́ fẹ́ di wòlíì èyàn mọ̀ pé alìmánù sahih kíyàn nígbàgbọ́ ní ọlọ́run gangan kíyàn pa súfí tẹ́yàn ń ṣe yẹ ti gan lè yóò fi di wòlíì kọ́ pata sáfúfù ti kọ́ wá bọ́ síbi súnà nẹ́bí kọ́ mọ́ tẹ̀lé ànẹ́bí gangan gangan èyàn gangan pè ní wìláyà kí n ṣe bí kọ́ wá lọ fa kíní kanjọ́ méje kan lọ́wà di wòlíì ogun àkọ́kọ́ 12,000 ẹ̀dẹ́kẹ̀ẹ́ ogun kama 12,000 ọ̀ bí ọkọ̀ lọ́fà bí bẹ́ẹ̀ mẹ́sẹ̀ ọ̀rọ̀ ń jẹun náà nù tọba bẹ̀rẹ̀ lọ́nà kún lọ fà wà láyìn sí ohun kan rẹ̀ ìpadà síta tọrọ àárín òru lọ jí ó ti ní tẹ́ntọ́ gbùdò jí láàrin òru la ilaha illallah la ilaha illallah àmáwọn kó síta o àwọn onífàmí àkáta àmọ́ wọ́n tẹ́sù bá fáyé tí wọ́n ni àwọn onípúlì wọ́n fàtàn tí wọ́n lẹ́ẹ̀kan náà bọ̀tọ́ ọfẹ́ mọ́ sí ṣe pẹ̀lú ikhlas la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah ọ̀fẹ́ fi sincerity ṣe bídá ìyà ó jẹ láìkí ní òjò mọ́ra ọ̀nà tó ibá yàrí so ẹ̀dàfẹ̀wò kíyàn kí miyato raka raka ìrun ìdì gan méjì Allah anẹ́bì ni adin yusuf ẹ̀sìn easy kàmú kíníkà tó lé ní ẹ̀sìn wa mú wa wọ̀lẹ́gbùn tọ́lọ̀ ni a ṣe gbùn tọ́lọ̀ ni a ṣe ṣe báyìí àbí in tálọ̀ ni a ṣe ọrọ̀ ọrùn tí wàhálà bá tún wá dé yóò tún wá ọrọ̀ ọrùn sí nẹ́fì ni alìmọ̀ṣákọ́tú tẹ́jìlìbù tẹ̀síìrì tí ọ̀rọ̀ bá ti le in tó bá rọ̀ òkè ẹ̀dàkùn ká dúó kí òun rákà mẹ́rin só lè àbóyízi wọ́n ló ti kírùn jù ní wó yìí dúó ti pọ̀ ju ẹsẹ̀ ẹ̀ lè gbọ́ ó easy àníbì tí wá ní pé sallallahu alaihi wasallam pé tó bá tún wá lè dúó ọ̀n pé kákìrù lórí náà ó kọ́kọ́ easy àbí ma ah, gbá mo tún wá ní problem ó náà pé mo ní yù kí lọ́tún ṣe báhùn ọjọ́kó dídú yẹn náà easy bọ̀ kí níkà tó ti ṣe wọ́n kò jẹ́ kó tún lè ṣe easy mọ́ ọ wà ṣe easier tátún pé ah, èmi problem o àfi kí n lie down báyìí ọ tún ṣe easiest kẹtí the easiest gan more easier so wà ẹmọ́ bí ní ẹ̀dá kò ní ti bẹ́sí more easier ẹgbà alhamdulillah so ẹ̀dá kò ẹgbà so tẹ́yìnlò bá tún ọkọ̀ ọ̀rùn ọ ní kẹ̀kan lẹ́yìn báyìí láì tọ́ sùn báyìí tọ́ kí bí hospital lọ wà wọ́n ní pé ọ lè dìde wọ̀lẹ́ ọ lè takaka tọ́ kódọ̀ lè máa fi ọkàn kírun lọ ọkàn máa fojú ṣe ìṣàrọ̀ báyìí náà ni ó dẹ̀ máa kafátíà kódà kọmọ lè yanu ọ ti ló mẹ́fọ kàkà ó ti wà easiest tẹ̀yẹn ni a kò sí ọlọ́run ní Qur'an la yukallifu Allahu nafsan illa wus'aha ọlọ́run ló ń wò láàbọ̀ wá lọ́run àyàfi wúsùra ìwọ́tọ́ ní kíyàn yẹn rákà 100 ìjọ tẹ́lẹ̀ ibi kọ́kọ́lọ gbà wọ́n wága ìrún 50 ni wọ́n gbà wọ́n sọ di mélòó 5 márùn kò tó 100 gan bóòlù sí yẹn rákà 100 before mọ́júmọ́ akíní nínú ẹni ta'khir al-akli an as-salah kí ẹ sọ pé èyàn ní jẹun lọ rí èyàn di after ìrùn yóò tó jẹun èyàn fẹ́ fi sin lọ́wọ́ ọba ìrọ́ kòtọ́ òun la sọ lókè pé èyàn jẹ kíni làbídùn ẹyọkan mẹ́ta márùn bẹ́bẹ̀ lọ nínú ẹni takhsis awrad mu'ayyana fiha tasannu' at-tanattu' kí ẹ wá wọn wí díkà tí yóò mọ́ nínú ẹni kíyàn mú àwọn àdúà kan kìrọ́à kan specifically kan ti ṣe tíra àdúà ọjọ́ ọdún fún wa tíra àdúà ọjọ́ ọdún ń lọ àmà kàkàkà ilé náà bí dáa nínú ẹni raf'ul ma'mumina sawtan bi takbir khalf al-imam káyàn ma paru Allahu akbar lẹ́yìn imam Allahu akbar Allahu akbar ah, àbí kama kínágbé Allahu akbar Allahu akbar Allahu akbar kama paru kátọ́ a kama jọ sí lápapọ̀ kí ogun jọ ma pariwo Allahu Akbar Allahu Akbar kẹjọ ma sí bẹ́ẹ̀ kò tọ́ oníkálùkù ma sí ti ẹni bẹ́ẹ̀ni oníkálùkù ma sí kí ni yóò ma sí ti ẹ zikiru jama'i kò tọ́ kò sí ẹ̀rí fún us islam zikiru ta ma ń ṣe us islam oníkálùkù ma sí ti ẹ subhanallah subhanallah alhamdulillah bọ́ sí ma ń ṣe láyé ànẹ́bì ni sallallahu alaihi wasallam yẹ kígbà táwọn sọ̀hábà ara wọn tí wọ́n ń ṣe pọ̀ àwọn sọ̀hábà takò wọ́n pé ànẹ́bì ò kọ́ wa ń kálùkù mọ̀ sí ti ẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá sì máa ṣe lónìí tàbá lọ ìdí tó bá ń jáwọnú ara wọn ń jáwọnú ara wọn bọ̀ káwà mọ̀ tàà mọ́dá ká máa ṣe pẹ̀lú ohun kan pẹ̀lú voice kan kọ́wù ilé yóò ṣe kí ni kò tọ́ wọ́n ni ìtẹ̀kọ́dù àdán àw ìkọ́mẹ̀lẹ̀ àdì ìsọ̀lá kí ẹ máa pè ohun àbí kí ẹ máa gbé ìkámọ̀ fún sọ̀lá ti kò tọ́ bídà ni kí ẹ pè wọn ọdún àbí kí ẹ aha so kò tọ́ nínú ẹni hadorati salatu ya ibadallah wọ́n láwọn olúmi wọ́n ma fi makokun pariwo ní hadorati salatu ya ibadallah ìrun ti tó ẹ̀yin ẹrúsìn ọlọ́run o kò tọ́ èyí tí yàn ti lè pe àwọn èèyàn wọ́n ní ìrun bẹ́yà bí istisqa àbáwọn nǹkan mí bí gẹ́bàrà ìṣọ́lá ni a sáré pé ni eléyìí ó ti ní tàìmì pé a ti mọ̀gbàtà lọ kí so kò sí pé èyàn pè yẹn bẹ́ nínú rẹ̀ ní al-ikhtilatu e, e, rijali bin nisa'i fil musalla wa wuqufu rijali wa wara nisa ó ní pé káwọn èyàn ma ikhtilatọ̀ ká ma rọ̀pọ̀ kọkùnrin àtóbìnrin ma ká ma kó ọnú ara wa níjọ ọdún ilé yóò tọ́ ló fi jẹ́ pé ó yẹ kí oníkálùkù ní àwọn different entrances tí a ma gbà èní ìlọ́dún kí ní kàtíyàn rí mẹ́rin bí i egypt ló ṣẹlẹ̀ àwọn kan tó báyìí àwọn kan wọn tó zigzag káàkiri àwọn obìnrin ó tò síwájú tó pàwọn èèyàn ti pọ̀ àwọn ọkùnrin ó dúró sẹ́yìn ẹ̀tù fi sáfẹ́lẹ̀ àwọn obìnrin ni àwọn ọkùnrin tún ni ni oníkálùkù wọn tó sí ẹ̀yìn ara wọn kò tọ́ kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ kò tọ́ kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ nínú ẹ̀ ni ìṣòrọ́lù bá dìl musallina bil imam oníbẹ́káwọn apá kan imam kí ẹmà bízi kí ẹmà rojó ẹ́n gbogbo ẹ̀ àbí kí ẹmà ya fọ́tò kí ẹmà ya gbọ́jọ pàpàpàpà ẹ̀dàkùn ẹjà sọ́ra gbogbo ẹ̀mí tó bá yànjọ ó fi ẹ̀mí sí yamal kiyama nínú ẹ̀ ni tẹ̀sís hadha al-yawm bi ziyarati al-maqabir kí ẹ mú àwọn ọjọ́ kí ẹ ní yóò lọ bá dì nìsáàbì ìtàhárì zinatihinna inú ẹ̀ ni ìfọwọ́yẹpẹrẹ mú táwọn obìnrin máa mú ìmọ̀ sí òwò ara wọn lẹ̀ ìmọ̀ fi ọ̀ṣọ́ wọn hàn àwọn aṣọ tí wọ́n kí náà ń pè ní ọ̀ṣọ́ obìnrin obìnrin fún ààrẹ ọ̀ṣọ́ ni àwọn aṣọ ẹwà tó tún wá wọ̀ aṣọ tó wọ̀ bí a lèsì ní Kampala ní Guinea ní àbíbẹ̀bẹ̀ lọ àti àwọn nǹkan tọ́ sójú tán tọ́ sí gbogbo ẹ̀ tí ò ti jẹ́ tí ó kó ìpalára bára gbogbo ẹ̀ṣọ́ tóbìnrin bá sì kò inshallah tí ó bá jẹ́ ìtẹ́kọ́ fi ń chíǹjì ẹ̀dá ọlọ́run wọ́n ń kírètì almufalijat àtàmà ń kírètì artificial èjì space sí àríyìn wọn àbí wọ́n fi wọ́n kún wọn ni àbí wọ́n lẹ irun ojú ni àbí ìwọ́lójú tó máa ń ṣe ẹ́ àbí ìkaná àbá fáwọn ojú wọ́n àtọ́ ti rò wọ́n fáwọn ojú wọ́n àtọ́ nǹkan mí sórí ẹ̀ ilé èyàn dúdú ni ó ti máa ṣe pampers gbogbo ẹ̀ yóò sì di papadà àwọn bí ẹbà bí ìsẹ̀mó kan báyìí wọ́n ma lè mara wọn kò gbọ́dọ̀ wà láàgùn yóò dìbí zebra kò ojú gbọ́dọ̀ ọ̀rọ̀ eré yóò dá ìnímìnú evi ń kírùn wé ń kírùn ọgbà ọmọ obìnrin tánmà àwọn spẹ́rẹ̀ wé ń kírùn wọ́n mú fàní kéré kan ráìdá ní ìwọ́ tára ní kí èmọ́ fi ìnira kọmọ lóòrùn fi ń soge àwọn èèyàn jẹ ìyàfá iná ń pè ní suffering and smiling àwọn mú fáàkì kẹ́gẹ̀dá ní ọwá ńlá sí ara ní gbogbo ọsọ tó wọ náà ti fúnjù kò rí bí rìn ó tún wọ ayì ẹsẹ̀ ti lọ́pọ̀ báyìí ẹsẹ̀ egun ẹsẹ̀ ti fẹ́ yẹ wọ́n náà wò ṣe ìwòrán gbádùn lé ayé ara ẹni ní tí ò sí gbádùn bẹ́ẹ̀ tẹ́ sọ di wàhálà mara lọ ẹjá padà sí reality kóbìnrin múra dáadáa kódà nínú ayìlẹ̀ haram ni bẹ́ẹ̀ ni kó bí mọ́ ayìl because wọ́n nígbà jahiliya ọlọ́ni pé wà látàbàmọ́rọ́jínà tàbábúrú jahiliya ti wúlá nínú táwọn ara àwọn kèfèrí ìgbà ẹmọ́ ìṣẹ́lẹ̀ pé wọ́n wọ bàtà tí ó ẹ̀yìn rẹ̀ gà díẹ̀ ṣe mọ̀dí ni kó lè bá change shape bọ́n ti mọ́ rìn bàtà gíga yọ automatically yóò change shape ìrìn kẹ́lẹ̀ bá mọ́ rìn àwọn ìrìn tí ó mọ́ kófìtínà báwọn ọkùnrin àwọn náà ń pè ní ohun rìn kùnrin àṣẹ tó bá rìn láti bí depo service kọlu orí kùnrin àṣẹ tó bá rìn láti bí débẹ̀n tó kàn rìn rìn ìṣẹ́jú kan pẹ̀lú òkú wọ̀yí àṣẹ olórin kùnrin àbí kí èyàn wọṣọ tó fi ara lẹ̀ alikasiyatul ariyat èyàn tó wọṣọ tó wọn hó ànábì lóhun rí wọn nuna wọ́n pọ̀ bámúnúná àwọn obìnrin tán wà nude they are but naked ẹlùmí sì ń gbọ́ lójoojúmọ́ kí wọ́n láwọn làwọn wà nuna nke wàhálà kí ló kàn yí àátọ̀ ah, kò kàn mí lóòtọ́ tó bá wọ́n ọlọ́nkọ̀ àátọ̀ ah, wọ́lọ́wọ́ bá yí torí àrí ò sí wọ́n ti gbọ́ àlàyé pé in tó ń ṣe yí ànábì ní pé imúkọ́ mú kú sọ ànábì sallallahu alaihi wasallam inú àwọn ọmọ nẹ́lẹ̀wà ẹni tó bá gbogbo àwọn àbúrò wa ó dọ́wọ́ wa gbogbo àwọn ìyàwó ẹni tó bá bó lọ́mọbìnrin lọ́gẹ́ ẹni ọ̀ tó kàn sáà nílé jáde ẹni ọ̀ ó yẹ kí gbogbo ẹ ní àmójútó kíyàn mójútó àwọn ọmọ yẹn bàbá tó ṣoríire ni bàbá tó rí ọmọ ó tọ́mọ obìnrin dàgbà ọmọ yóò wá ṣe zìná ọmọ ìfúra lọlé ọkọ ẹbá ń kí bàbá òkú oríire torí àwọn ọmọ tí ó gbé wà lìjẹ́nà náà ni àwọn tí mo sì kú sí tí wọ́n tán jẹ́ ọmọ gidi táwọn èèyàn gidi wọ́n wọ́n wá lé pé afẹ́ fẹ́ ọmọ yín tí ń sáà tó ti pín ọ̀nà ẹmọ bá wà lé káàkiri tán kọ àwọn ọkùnrin bí márùn-ún wà ní pé ìwónú wọn ìwónú wọn yá mọ̀ pé ilé ni èmi kọ́ ilé ni ilé ilé ilé àríká mọ̀ pé èwo ló ṣe kẹ́yìn kìí ṣe pé ìní ò ṣe mọ́ èwo ló tún ṣe kẹ́yìn ẹ̀wù ẹ̀dàkùn sí ìyìn tó pọ́n ọ̀ṣọ́ apọ́yàn ní kò pọ́yàn lè náà ẹ̀dàkùn ẹja tán ọmọ wa gẹ́n ká mójú tán ọmọbìnrin wa gẹ́n àwọn ọmọ yóò dẹ̀ padà sàdúwà fún wa tán bá wọlé ọkọ a ń sì àdúwà fún wa wọ́lá gbá olóòjò da fún bàbá mi wọ́n fàyè ilẹ̀ fún mi rárá tó tó bá padà rí àwọn yòókù tán sí rí dèrèdè káàkiri wọ́n ní lè gbélé ọkọ ṣẹ́rí tó máa ń ṣe obìnrin ni pé ẹlòmíì tí ò fi lè gbélé ọkọ ni pé ó ti tọ́ ọkùnrin tó pọ̀ ó ti tọ́ owó ó ti tó bá wà wà ọkọ kò ní lè concentrate mọ́ láìvù ọkùnrin púpọ̀ ti wà lára rẹ̀ àti láìvù kamọ́ every ẹlòmí yóò ti wà ní ọkọ yóò ti máa bá ọkùnrin ṣe ríńtà tó kí ní ẹ̀ ti máa lára bọ́bìnrin tó kí ó ti obìnrin kì í kò sáyé bọ́kùnrin ṣe rí jòkó ma bá mi sàwàdánú lé ah dájídájí ẹ̀hẹ́n mi àti àjọ òkùnrin ya kò síṣù pẹ̀lú ẹ̀yìn tó bá tí wá bọ́ sílé ọkọ ò ní ní problem ẹ̀kẹ́ ọkàn rí pé ó easy fún ọ láti jòkó lé ọkọ náà ni alhamdulillah ọ ní ma bẹ́ káàkiri kọ́lọ̀n kò sí dada fẹ́ nìkọ̀kan wa náà nínú ẹni tazyinu ba'd ar-rijal bil ma'asi mithlu halqi liha nínú ẹni pé káwọn ẹlòmí àwọn ọkùnrin mi ká ma fi ẹ̀ṣẹ̀ ká ma fi lu ọjọ́ àfáàmù bí a bí kí ẹ ma lu chain wá àtàwọn nǹkan mí tó jẹ́ mọ̀rọ̀ yóò ẹ̀ṣẹ̀ kí a lọ ṣe kókó weeds kí a ma wọ ìsbáàlì kí a ma ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ẹ̀ṣẹ̀ léyìí tí ó tọ́ kí a fi ṣe ọjọ́ kòẹ́kì ẹ̀tẹ̀ ma ṣe bẹ̀rẹ̀ lọ́màdì kátó wá sọ pé ọjọ́ ọdún ni ká ma plé òbí rere fáwọn ẹ̀kákàkiri ma play kíní kan ẹwà kíní kan kíní kan sàlátù kíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo kíní yóò tọ́ kí a ma gbọ́ nínú ẹni mọ̀sọ́fà tó burúkú albin nìsà káwọn kùnrin ma bọ́ obìnrin lọ́wọ́ kama ba àwọn obìnrin tí wọ́n kí ń ṣe ẹlẹ́tọ̀ wọn ni o kama ba wọn lọ́wọ́ wà ilá tó bá jẹ́ bàtà gbúrò ni tó bá jẹ́ ọkọ àti ìyàwó ni tó bá jẹ́ bàbá àti ìyá ni tó bá jẹ́ bàbá àtọmọ rí obìnrin lé gbogbo ilé òkè ń ṣe problem bọ̀ láàrin àwọn ọkùnrin ọkùnrin àjìnàbíyà àjìnàbí àtobìnrin àjìnàbíyà kama bara lọ́wọ́ kama jọ sàwàdà kama jọ ṣeré gbogbo ilé yìí ò tọ́ so an bi ọlọ́rọ̀ ba subhanahu wa ta'ala kó ṣe rán fún so nípa zakatul fitri so zakatul fitri ó ní pé kí a kí náà ń kí a gbìyànjú àti máa yọ láti ní ìlọ ẹ ti sàlàyé náà tó kọjá an bi أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته